والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدقف ملابا سبحانه وتعالى أترى لكم كاتي قفوان النبو محمد صلى الله عليه وآله وسلم الأيام التي يكره صومها àwọn ọjọ́ tó مقروه نكيك mọ̀kúrúhù àwẹ̀ ní àwọn ọjọ́ náà so àkọ́kọ́ nínú àwọn àwẹ̀ tí ó jẹ́ mọ̀kọrún kagbà o ni sawmu yawmi arafa lilhaji alwaqifi biha ẹn tó bá wà ní tó ń ṣiṣẹ́ hajji lọ́wọ́ ìdí ni pé ìjọ àràfá ìjọ oníjọ́ kẹsàn nínú oṣù zilhijjá so tó bá jẹ́ bẹ́ ìjọ yẹn àwọn tó wà lórí àràfá yẹn àwọn ò gbọ́dọ̀ àbí ká ní makruhu ní kagbáwẹ̀ àmáwà táwà wà ń bò mí táwò sí lú bẹ́ ẹ́ táwà wà ní gbogbo àwọn ayé bò mí àwò òsíṣẹ́ ájì lọ́wọ́ débi pàwà lórí àràfá ìjọ ẹ̀kọ́ in tó da gẹ́ ní kagbáwẹ̀ ìjọ àrọ́fà ní àwẹ́ àrọ́fà ẹ̀kọ́ àwọn ahadith àwọn ìgbàwọ́ láti ọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀ tí wọ́n ń ṣàlàyé rẹ̀ Naam sọ́ni arsalat ummul fadli ila rasulillah sallallahu alaihi wasallam bi qadahi labanin wa huwa waqifun ala ba'irihi bi arafa fasharibahu wọ́n ni ummul fadli wọ́n rán ọmọ kan wọ́n fi iṣẹ́ kan rán ọmọ ẹnìkan sánibọ̀ muhammad sallallahu alaihi wasallam kí na fi rányà wọ́n ni kọp tó ní wàrà nínú ànábídẹ̀ wà lórí àràfá ànábídẹ̀ mú ṣe báyà bí so ànábí mú ayé láti fi tọ́ka lórí pé tẹbá lórí àrẹ̀fà kò ń ṣe dẹni kẹ́yìn gbáwẹ̀ àwọn tó bá wà nílé àháó dá káwọn gbáwẹ̀ àmẹ́ tẹbá lórí àrẹ̀fà tẹbá gbà àmọ́ tẹ́ẹ̀rẹ̀yìn kò ẹmẹ́gbà ìdí ní wípé ẹmọ̀ iṣẹ́ hajj ó nídi Muslim ẹlẹ́ẹ̀kejì ni yawmul jumu'ati munfaridan li qawli sallallahu alaihi wasallam inú ẹnikẹ́yàn specify nítorí ànábì ni la tasumu yawmal jumu'ati illa wa qablahu wa yawmun wa qablahu yawmun aw ba'dahu yawmun ẹ má dáwẹ̀ ẹ má dáwẹ̀ gbà níjọ́ jímà ipé mo fẹ́ gbàwẹ̀ báyìí ilé ni àmúkàfẹ́ mọ́ mọ́ gbà níjọ́ jímà ara àìdà kẹ gba Thursday kẹ wá gba jímà àbí tẹ́ bá ti lè gba jímà ẹ gba Saturday náà ṣe Thursday kẹ wá gba jímà tẹ̀lé

ẹ má gbà àwẹ́jọ saturday àyàfin tó bá jẹ́ ọ̀rìn ẹ̀lẹ́yìn lórí a wà in lam yajid ahadukum illa laha inabin aw uda shajara falyamdirahu kódà tó a ń tẹ́ rí bí igi kékeré bá nílẹ̀ rí igi ẹsà jẹ́ jọ saturday ẹ má gbàwẹ̀ ẹ jẹun ìtumẹ̀ ní saturday gbà ẹlẹ́kẹ̀rin ní àwẹ̀ tí ó jẹ́ mọ̀kúrú kíyàn gbà kíyàn má gbàrú ẹ̀ wọn ni sọ́wọ́mù dáhàr kíyàn gba àwẹ̀ àgbáyípo wàhúwà sánàtù kúlù abìlà fẹ́tọ̀rọ̀ kíyàn gba odidi ọdún kan wọn pè ní àgbáyípo láì ní sínú rárá kíyàn days ìtú ẹ̀ ní pé àwọn ọjọ́ ọdún náà wà ń bẹ̀ o bẹ́ẹ̀ni àwọn ọjọ́ ọdún wà ń bẹ̀ o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bid'an ànábì ò gbárùẹ̀ sallallahu alaihi wasallam ànábì ò gbárùẹ̀ hatta ìgbà tí abdullah bin amr bin al-as radiyallahu anhuma tí ó ní àwọn lẹ́ẹ̀ká ọmọ gbà wẹ́ntà wọ́n kẹ́ ànábì ní sum yawman wa aftir yawmayn gbàrí ọjọ́ kan kọ wá sí ọjọ́ méjì wọ́n gbà ní one two rest two days rest gba fourth day tún sí míjọ́ méjì ah tún gba so ma fijọ́ méjì méjì dá ó ní inni utiku goyro hadha aw fawqa hadha ilé kéré mọ́ tún lè gbàjú bẹ́ẹ̀ lọ anẹ́bì nípa ó dá kí ẹmọ gbáwo fa innahu kasiyam dahr nígbà tí ẹ bá gba odidi ọdún kan tí ẹ bá ń gbà monday ọgbà monday tuesday wednesday sinmi tún thursday friday saturday tún sinmi tún sunday monday tuesday sinmi tún gba tuesday kò bá bọ́ sí Saturday kò bọ́ sí Sunday kò síjú pẹ̀lú ẹ̀ náà yìí tó wá onígbẹ́kẹ́ yẹn specify Saturday àbí Friday but tí àwẹ̀ ọlọ́lá kan bá bọ́ síjọ Saturday àti Friday yóò gbà o àwẹ̀ ọjọ́ àràfà lọ bọ́ síjọ Friday ọgbà o àwẹ̀ àràfà bọ́ síjọ Friday ọgbà àbí àwọn ayyamul bid àwọn ọjọ́ mẹ́ta ẹ̀ tí mọ́ wà nínú gbogbo oṣù and 15 gbogbo oṣù ọlọ́lá kí yẹn gbàwẹ̀ rẹ̀ yóò àwẹ̀ aṣúra àti tásúra ó bọ́ síbẹ̀ kò sí tó ṣe kíyàn gbà ó yé jẹ̀mọ́ bọ̀ ní tàà sọ ní kíyàn specify kò sí kankan mọ̀kàn ní pé ìgbàwẹ̀ sátọ̀dẹ̀ ara mọ́sílẹ̀ but kí ẹwà lè rẹ̀ gba àwẹ̀ ọdún ka àgbà yípo Islam lóhun òfẹ́ gbogbo lè tọ́ka lórí al-yusru ìdẹ̀kùn oúnjẹ púsìtà al-yusru ìnira ọlọ́run sọ ní Qur'an ọlọ́run ò ẹwà wo ọ̀rọ̀ ẹgbọ́dọ̀ gbàrí ọdún kan débi pé kódà ìrún òru gan ọgbọ́dọ̀ fi gbogbo òru kírun in pé throughout òru èyí wà fi kírun throughout la abadan ìgbọ́dọ̀ síbẹ̀ ya ayyuhal muzammil qumi layla illa qalila nisfahu aw inqus minhu qalila aw wa rattilil qur'ana tartila nisfahu nisfu òru òní kí yà fi dó ọlẹ́fi nísùdó àbúkọ̀ dínkù mọ́ lọ fẹ́ gbogbo òru ìnira ni yóò ní ọ lára wallahi ìkéyẹ̀ jí lóògùn kí ẹ má jí 15 minutes lọ ó lọ́lá fún yẹn ah, just dìde 15 minutes Allahu akbar ka fatiha èyí tó bá mọ̀ ma tayassara min al-Qur'an faqra'u ma tayassara min al-Qur'an in tó bá rọrùn Qur'an ká fahimtum shay'an a ah, ó lọ́lá ju kí ẹwà ní pé èyàn jí láti after isha wallahi ìmọ̀ sí náfílà throughout orú ní ìjọ tí wọ́n sọ orú ẹ̀fà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam inú bí wọn irọ́ sí ẹ̀mẹ̀sí sí tó mi ní so siyamu dahar àwẹ̀ ọdún kan ìyìnbọ̀dọ̀ bá wala sama man sama al-abad hadithin bẹnu sunanun nasa'i wa huwa sahih pé kò sí àwẹ̀ fẹ́ tó bá gba àwẹ̀ gbére pé yí ma gbàwẹ̀ ló ń tèmi tí fi kú nínú ẹni sawmul mar'ati wa zawjuha hadirun illa bi idhni inú ẹni kóbìnrin gba àwẹ̀ náfílà ọkọ rẹ̀ dẹ̀ wà ń lé kò wá gbàyọ̀nda makruh ni tọ́kọ obìnrin bá wà nílé ó gbọ́dọ̀ gbàyọ̀nda lọ́dọ̀ ọkọ yẹn kó tó lè gbàwẹ̀ tí ẹ̀bà ti kí ń sáwẹ̀ rẹ̀ yìí reason ni pé ọkùnrin lè ní bùkátà sí obìnrin anytime ṣe báyìí àbí so obìnrin ò gbọ́dọ̀ dágbà àwẹ̀ àyàfi pẹ̀lú yọ̀nda ọkọ rẹ̀ pé àbúrẹ́ mo fẹ́ gbàwẹ̀ lé ní o dáàdì kìnnà dákùn sí mo fẹ́ gbàwẹ̀ Monday àti Thursday sí mo ṣe báyìí àbí eléyìí sọ nípa ìwọ̀ tí obìnrin tó gbọ́dọ̀ fún ọkọ rẹ̀ nítorí Ànábì sallallahu alaihi wasallam pé la tasumul mar'atu wa ba'luha shahidun illa bi idhnihi ghayra Ramadan a ẹ gbọ́dọ̀ obìnrin ò gbọ́dọ̀ gbààwẹ̀ tí ọkọ rẹ̀ dẹ̀ wà láround tó ń wò tó ọkọ rẹ̀ wà nílé àyàfi kó nínú ẹni ayyamu tashrik thalatha àwọn ayyamu tashrik thalatha àwọn ọjọ́ ọdún àwọn ọjọ́ ọdún ay àwọn ọjọ́ mẹ́ta tó wà lẹ́yìn ọdún tó wà lẹ́yìn Ramadan so ní àwọn náà àwọn ọjọ́ ẹ̀nà alhadi ashar wathani ashar wathalith ashar òun náà ni 11th 12th and 13th of gbogbo oṣù ní afa ní ìdìlẹ̀hijjá laqad qala sallallahu alaihi wasallam ayyamu tashriq ayyamu aklin wa shurbin wa dhikrin lillah àwọn ayyamu tashriq àwọn ọjọ́ jíjẹ ọjọ́ mímu àti ọjọ́ ìrántí ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọ́n ha so ìtú ẹni pé ta bá ti ṣe ọdún ta bá kí ìdílé ní báyìí ọlá sunday ọ̀túnla monday àtijọ́ tó tẹ̀lé tuesday ọjọ́ ọdún gbogbo ayyamu aklin wa shurbin àwọn ọjọ́ kádẹ̀ mú ní wọn kádẹ̀ ṣe ìyẹn ti ọlọ́run ọba subhanahu wa ta'ala alladhina yubahu lahumul iftar àwọn tó ṣe pé iftar ó tọ́ fún wọn àwọn tó ṣe kó tọ́ fún wọn kí wọ́n ṣínú kí wọ́n má nínú oṣù ramadan wọ́n ni almarid wal musafir wa alayhim alqada لقول الله تعالى فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر ẹn tó bá wá jẹ́ pé bóyá rẹ̀ àbúwà lórí ìrìn àjò ní ẹniyàn kọ fa'iddatun min ayyamin ukhar ẹniyàn ó san àwọn ọjọ́ mi wa amma al-marid maradan la yurja shafa'uhu fa alayhi al-it'am an kulli yawmin miskina ẹwà rẹ̀ tó bá wá rẹ̀ ní àárẹ̀ tó ṣe pé ààrùn kan wípé yóò ti ẹ̀ kí ní yóò lọ àárẹ̀ ẹni agbára gan ẹniyàn kọ́wù yóò mọ̀ ṣe ìtààm bá tàlàyé síwájú tẹ́lẹ̀ náà nípa wípé ẹni tó bá rẹ̀ nígbàtà ń ka àyà Kùránì ẹni tó bá rẹ̀ àbí tó bá lórí ìrìn àjò yóò kàn sàn àwọn ọjọ́ mìíràn ní ṣe ìbáyìn àbí bí i àwọn third stage cancers tó ká ti fíyàn ní pé tọ́ ìjọba ilẹ̀ yóò ṣaláìsí ìyẹn dẹ̀ gbọdọ̀ máa lóògùn kan ní iye àsìkò báyìí tí ó ẹ̀bùkún ọkọ̀ sán gẹ́gẹ́lẹ́ gbọdọ̀ máa lò láwọn àárẹ̀ tó ní agbára tí ẹ̀kẹ́ àárẹ̀ yóò tọ́ ó súnmọ́ kó látẹ̀mí lọ ìwọ ni bí ò ní gbààwẹ̀ ni fi kulli Aisha ẹni tó bá jẹ́ haid ẹni tó bá ń ṣe nǹkan oṣù àwọn tó bá jẹ́ nufasa alayhima al likọ́lì àìṣà wọ́n sàn àwẹ̀ padà nítorí ọ̀rọ̀ ìyàwó àìṣà radiyallahu anha so wọ́n sàn padà ní nínú ẹni ash-sheikh wa sheikhatul kabiran alladhani la yutiqani sawm ẹni tó jẹ́ sheikh tó jẹ́ àgbàlagbà lọ́kùnrin arúgbó lọ́kùnrin àti arúgbó lóbìnrin àwọn méjì àwọn onígbàwẹ̀ tí wọ́n ẹni tó bá ní arúgbó lé wọ́n ti dá arúgbó rẹ̀ di ẹmọ bá wọn fáwọn èèyàn ló ń jẹ níwọ̀n nígbàwẹ̀ tí wọ́n wọ́n الحامل والمرضع إذا خافتا على نفسي نفسيهما أو ولديهما فعليهما الإطعام عن كل يوم مسكينا ẹni tó bá jẹ́ ẹni tó lóyún àtẹni tí kíná ń pè ó ẹ̀ṣẹ̀ bí ma tó ń fọ́mọ lóúnjẹ àwọn méjì wọn ò ní gbààwẹ̀ tán bá ń bẹ̀rù lórí ẹ̀mí ara wọn pé ah ṣé kò ní sí àwọn báyìí ṣé kò dẹ̀ ní sí ọmọ wọn ẹ̀yin méjì ẹ má gbààwẹ̀ tó bá ti lóyún é ọ̀gbọ̀ oyún yìí ìwọ ló fún àwọn èèyàn ní oúnjẹ jẹ báyìí tó bá wá ní nǹkan tó bí fáwọn èèyàn ló ń jẹ ọkọ̀ rẹ̀ bọ́ sí kíní yóò bọ̀ fún àwọn àbí káwọn ará ilé rẹ̀ kan bọ̀ fún àwọn ní oúnjẹ jẹ ṣe báyìí àrí so ẹ́kẹ̀ wọ́n sọ bí kí wọ́n ní tí ẹ̀rù bá ń bà fún in tí ń bẹ nínú ọkọ̀ rẹ̀ ẹni tó bá jẹ́ hamil tẹ́rù bá bà nítorí ọmọ ni tí ń bẹ ni wọ́n ó láwọn olú kanlú àwọn kùfàr tí wọ́n jà fún right láwọn bí US àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wọ́n jà fún right fún obìnrin láti lè ṣẹ́yún a wọ́n jà fún right obìnrin láti lè yọ ọmọ wọ́n ní kèkí ń ṣe èèyàn ẹ̀rọ ní èèyàn kọ́ sí bí fetus ni wọ́n ní èèyàn kọ́ bí fetus ni àbíkẹ́sà máa sọ pálapàla oríṣiríṣi bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú nǹkan tí ó correct ṣe báyìí àbí so whereas èyàn ní kí èyàn ní ọmọ ní ah ọmọ ní so tí bá ń bẹ̀rù pé ọmọ yẹn yóò ní effect àwọn ni pé kìí sọmọ because kò tí bí kò tí develop tán ọdún kí ni ó di ọmọ kí ni ẹ̀nà ni àbí sí ó ti kìí develop tán àbí gbàjọ́ ti develop tán yẹn àbí kìí kìí sọmọ nìyẹn kẹ́lbà mọ̀ pé tí ò bá ti sí àgbóyé Islam tí ò bá ti sí àgbóyé Islam problem ni bẹ̀rẹ̀ problem tó ní agbára ó ti báyìí àbí wọ́n ń gbé kíní fáwọn èèyàn àwọn èèyàn dìde níbẹ̀ yẹn fún animal right orúbá ṣe máa ń ṣe ilé yàí ta máa ń pa àgbò yìí wọ́n ni ara animal right ẹ̀lẹ́ ẹmọ́ pa àwọn àwọn náà àwọn náà ń pa yìí wọ́n dẹ̀ jà fún right ni freedom of the woman ni láti ṣe tó bá wù ṣe bó ló kan ẹ̀ so wọ́n ń gbé kíní káàkiri ẹnìkan ṣe kíní kan ó ń gbé ìwé méjì káàkiri ìwé àkọ́kọ́ wọ́n sọ fún pé ọmọ ajá ọmọ ajá yìí òun fẹ́ competition káàkiri káwọn ibò ń sáyẹ̀ rẹ̀ káwọn ibà ti pọ̀ so ọmọ ajá tí so àwọn ẹlòmíì tájá bá lóyún yóò wá yọ ọmọnú ajá yẹn kó yóò ní because ajá yóò kàn mọ́ wípé òun ò fẹ́ kó bímọ and ah no it is not right ah the, dog has the right to live wọ́n sáyẹ̀ wọ̀lọ́yì ojú ẹsẹ̀ ó dẹ̀ yọ̀wé kejì pé ṣe wá rí lẹ́yìn tí títí èèyàn tó lóyún tó wà lọ yọ ọmọ yẹn ni wọ́n ni ah I know it is the woman's right the woman ah so ọmọ ju ọmọ èèyàn lọ ibi tí kú fú àti ọmọ ni ọmọ worst àbí Allah ku sani ní ọ̀nà kọ̀kọ̀wà ṣe bí insha Allah subhanaka Allahumma wa bihamdik shadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh